àárọ̀ ọgbà ìbáríkà mo ti gbà á lọ́wọ́ wa mú àtàjú èsì líla rí ìsìn ẹgbọ́nà tó rí àti ń gbà aláti jẹ́ adam ni a máa ti ń jẹ́ ìgbẹ̀ tó nánú ìtọ́wọ́n tí èdè ṣe fẹ́lómì náà tí ọkàn rẹ̀ ọkọ̀ pí kí ń pè yíò ibá ti jẹ́ ní dáadáa ọlọ́dẹ jẹ́ bẹ̀ ni a ti kùránì lọ́hùn mẹ́ta la ṣe ọ̀kan ti ọ̀kan ti bàbá wa Sheikh Adam al-Markaziyyin ọ̀kan ti gbogbo àwátájọ́ tó ń bẹ̀. ṣùgbọ́n bá kò ti há ápẹtọ́ tó lùmọ́ ní kìtẹ́lẹ̀ pátókè lọ́wọ́n wọn ti ń sì gìfà àtàtàlátù àti la ilaha illallah nígbẹ́ tó lè jẹ́ lù ọdá ìbòdé ń bọ̀ ìdá àti ní sàgbákò burúkú ń bẹ̀ wọ́n ń gbé èèyàn pa lọ́sàn gẹ́gẹ́ tọ́jú èèyàn pa wọ́n fi ń gba iye mílíọ̀n tó wá wọ́n tẹ́nìkan òsìrí nǹkan kan sí ọlọ́run mọ́jẹ aburú yọ kàn wá ẹni tí ọba fẹ́ ọkàn wọ́n sàmì dáadáa rẹ àwùjọ báyìí náà lálẹ́ bẹ lọ́hun àwùjọ alùkùránì àwùjọ mímọ̀ ìfẹ́ ẹnu kókó ọjọ́ báyìí ó wú ọlọ́run ni àwọn akẹwàá dá lóhun ọlọ́run lè wá dá àti láàrin àìlọ́lá àwọn a ní àbí ẹ̀kẹrin àti ilá Allahu ya Rahman mẹ́tàlélọ́gbọ̀n mẹ́tàlélọ́gbọ̀n náà ni ẹni ọ̀rọ̀ bá tún kọ sọ fọ́lọ́hun lẹ́bá mọ̀pádọ́ tí wọ́n fi sasíwájú ń bẹ̀ káàkiri ọmọ ọ̀dọ̀ torí pé omi. khadimuhum èmi ni mo kéré jù tí wọ́n ránṣẹ́ èmi náà bẹ́m̀bẹ̀ ẹ̀yin òbí tẹ́ tọ́ wọn tẹ́ rọ́jú sánwó náwó àdínì lérí alkùránì kí náà bẹ́m̀bẹ̀ lọ́la látúnṣe àti gbogbo ọjọ́ tá máa ṣe àwọn àfáà wa bẹ́m̀bẹ̀ tí wọ́n kọ́ wa àwọn òbí wa tí wọ́n bí wa bẹ́m̀bẹ̀ àwọn olóorin wa tí ń bẹ́ǹdó nìyí èyí náà ti mọ ayé ìrúgẹ́ mọ́ bà àgbà yí lásìkò ẹ̀ẹ́nà bẹ́m̀bẹ̀ àwọn ìlú mi tó bí mi nígbẹ̀rẹ̀ tí wọ́n náà bẹ́m̀bẹ̀ àti gbogbo ẹni tí ó fẹ́ràn mi nítorí ọlọ́run أعوذ بالله من الشيطان الرجيم صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله الله الله لا إله إلا الله ولا إله إلا الله أكبر الله قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد ملكه عدد عبده ورضا نفسه ورضا نفسه عند عرشه وعزة عبده وعدد كلماته وعدد كلماته إلا علمه ومتعى علمه ومتعى رضا ومتعى رضا وسلم اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد النبي المشفع النبي المشفع خير خلق الله الله الأنبياء والمرسلين والمرسلين وآلهم وآلهم وصحبهم عن الله ألا يعلم من خلق وهو اللطيف الخبير أرى كلهم موادي تندوى تنسوى تنوى تنسطلويوى تنوقوى تنسجوى قدى تنكبوى أن الله الله الله الله Ẹgbẹ́ mẹ́rin rákìzọ́tù múlùkì náà, a rákìtì ríra wọn lẹ́yìn nígbàsíkò àbádé Rahman ti ní azọ́fúnlá nípa ìlọ́gbọ̀n ọlọ́mọdé àforíjì wa Nàìjíríà ìbò tí ń bọ̀ ilé ọlọ́mọdé apá ìbò náà lọ wọ́n jẹ́ àforíbó kí ló tó dé wọ́n jẹ́ àforíbó lẹ́yìn olórí ní ọyàn fún wa tún lú ìṣe fún ọlọ́ ilé wa mọ́jọ́ bàjẹ́ ọ̀rọ̀ wa lọ́dọ̀ rẹ̀ mọ́jẹ́ àrin wa pẹ̀lú rẹ̀ ó dàrú bí ń tí rí ìwọ̀ lórí sí mọ́ padà lẹ́yìn ọlọ́ àti أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو عليم الغفور الذي خلق السماوات والأرض والسماء في أعمالها

أستغفر الله أستغفر الله أستغفر الله

Thank you.

اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم الرحمن كجنو قفي صلاة النبي الله لا النبي ولا يا النبي توسعان ولا تسعنه بوعا آمين Ọlọ́run ṣàánú gbogbo ní káàfẹ́ ní kó fi ṣàánú ọlọ́run, ṣàánú aláì, jẹ́,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 Thank you. يستكبرون عنه عنه يستكبرون يستغفرون يستغفرون يرحمون يستقون يستغفرون يعلمون يقاتلون يقاتلون يجاهدون يقاتلون يوحدون يوحدون يتبعون la ilaha illallah ọ̀pọ̀ ọlọ́m ọ̀pọ̀ orúkọ ọlọ́m kan ní tí ò ní wó lẹ́lẹ́ ọlọ́mọdé àwó ọmọdé á ti ṣe ọmọdé tó wá sí ọmọdé ní tí wá lẹ́nìí tó tó wá lọ́la tí wá sínú àpèjúwe dáadáa ní ìyìn ayé àti lọ́wọ́ alkiyama fáwọn àbá ti tọ́ bá pẹ́ wọ́n jẹ́ ọbàjẹ́ lẹ́yìn wa

Ìyọ́nà ọlọ́run, àmín ìbárkà, àmín àti orílẹ̀-èdè, àmín àti orílẹ̀ ọlọ́wájú ọlọ́run, àmín lóòsì, ọlọ́run àti tàà lọ rẹ̀, àmín ìrìn àmà. Ọwọ́n tó há mẹ́rin kọ̀kan lọ́wọ́ tí orúkítọ́ ọlọ́run sàbáwà yẹn jí. اللهم صل على آمين ولا كل من ترادي يا الله يا رحمن يا الله يا رحمن يا رحمن يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله jami'an ìgbẹ̀yìn òbí ọmọ tẹ́ rọ́jú sí náwó yìí ọlọ́run níbà inú jẹ́ gbogbo àwọn àpá náà takọ́ wọn tọ́lọ́run yọ̀dá kálẹ́kọ́ wọn ní tọ́lọ́run yọ̀dá ọlọ́gbà takọ́ àwọn alẹ́sìnrí ilé kí ó náà àfààlẹ́ Nurul Islam Darussalam masha Allah oòsá lẹ́kàsí mọ̀kàtàmọ́n àti rìbá àti nìọ́sà ogun tó súnmọ́ ọlá níjọ́ méjì tọ́lọ́run ní a máa jẹ́ àtẹ̀bí àtàrà àtọ̀rẹ́ àtàwọn tí ń kó bùkátà wa tí wọ́n gbà pé àánú ọlọ́run kan bẹ lára wa akọ̀rọ̀ ọyún lọ́lọ́run lọ́wọ́ àbí tí wọ́n náà lọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ àti dáadáa gbogbo bí dájú ọlọ́run jẹ padà bá rí dáadáa káwọn ọmọ yẹn ọlọ́lùbárkà ọlọ́njẹ wọn lọ́lùbárkà ọlọ́njẹ wọn lọ́lùbárkà آمنا به فعليه توكلنا أبدا لهم من الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إذا بدخول الصلاة على النبي السلام على النبي السلام على النبي السلام على النبي

ọ̀rọ̀ nígbọ̀n púpọ̀ ọmọ tó rí ọjọ́ tí lọ ìjọkó ti ọ̀sánà ti fẹ́ tó ẹ̀yìn ọmọ wa òun ni afẹ́fọgbólò òun ní orin kàrí méjì kí wọ́n sáré kọ́ torí kí náà ni ètò yẹ pé lónìí ma pọ́nta gbogbo kan kú ló ti mọ́ kí ó jà fáà rẹ̀ lọ wọ́n sì ti rẹ́dì láti takò ẹnikẹ́ni ní gbogbo ìgbàkígbà sí láìkáàrì ṣùgbọ́n bá olè ti mọ́nìjì ara yín tẹ́ẹ̀fì lè ju àwọn ẹni ọlọ́run tàná ìdáwọn náà gbìyànjú àti kọ́sí wọn mìnà àmúsáàdì ṣíkà sọ́ọ̀lì rẹ̀ ní òbí wá tí wọ́n máa lọ jẹ́ maulana musa jìlgì tí wọ́n máa sí nǹkan wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n sì lókọ láyé wọ́n lókọ lọ́dọ̀ ọlọ́run lóyìn sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ògbógbé èèyàn má ṣe èèyàn ìpéwò ìròyìn kò sí pé yóò débi tí ń lọ bí àwọn fẹ́lẹ̀ ṣe bàbá wa Abdulmajid ẹlẹ́ha wọ́n adákẹ́bẹ̀ ń pé wọ́n mẹ́sì ọ̀rọ̀ wọ́n ti ráyé lò wọ́n kọjá ọgọ́rùn ọdún wọ́n tún fẹ́ bá táwọn àbúrò wọn bá wájà pé ah, bàbá jù bá ń lọ àwọn gangan wọ́n jù bá ń lọ ṣùgbọ́n kí la fẹ́ lò pẹ̀lú ẹ̀kọ́ wọn ti ráyé ti ọgbọ́n wọn dá sí àwọn agbẹ́rẹ́ lọ́kẹ́ ló túnjọ kó ẹ̀rọ ìwọ̀n sàyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọgbọ́n lọ́wọ́ jẹ́ fi sọ fún yí pé nínú orin náà pọ̀ هذا الزمان بلينا فيه يا عجب والعصر إن الإنسان لفي هم بيتك هم هذا الزمان بلينا فيه يا عجب ولكن إن الإنسان لفي mọ́ta akọ́nikéwú ọlẹ̀ ni ẹgbọ̀dọ̀ wa kọjá ẹgbẹ́kọ̀ ẹrọ́jú ṣe bí àwọn náà tí ìsì tó dàbẹ̀ nípa àgọ̀ àgbọ̀ tó bá pèèyàn bàbá wa ní ọjọ́ òde bàbá ìmọ́mù àti bàbá ìgbé ìwọ̀n akórílé ẹgbẹ́kọ̀ àgọ̀ tí ẹwàgọ̀ tí ń jẹun tí mo nírọ̀rùn tí ń níyàwó tí ń هذا زمان بلينا فيه عجب والعصر إن الإنسان لفي خزي هذا الزمان أضغطها وإنه

pọ̀ wọ́n ṣe rí pé tí wọ́n ò fi gbèsè dánì lọ Àdàzàmánù. Ọlọ́run dá àwọn mẹ́ púpọ̀. Tẹ́sùn mẹ́ pé kí ń jẹ́ ìrìn àwọn sóògùn kan wọ́n fi jò nǹkan. ń jẹ́ ìrìn. Aboyún àtọmọ náà. Láàrín àìlẹ̀. Ẹgbẹ́ ìpìlẹ̀ ní àjẹ́bùn. Kẹ́sì Táwọn ọkùnrin òfẹ́ fẹ́ fẹ́ yìí ní ẹgbẹ̀rẹ̀ ọwọ́ tún mú yọ. Tọ́ wá sẹ́nìkẹ́ tó pẹ̀ káyìí náà, ìyá àjábò, ó sọ wá lè mọ̀. Wọ́n láti ẹ̀mẹ́lẹ̀ ìṣàrẹ̀ àrọ̀bí ó fi rẹ̀ láti ẹ̀mẹ́lẹ̀ Ọlọ́run ti sọ fún ọdún kálùkú ní ọmọ àtòkò kálùkú ní ọmọ bẹ̀rù tọ́kàn ní balẹ̀ mọ́ tọ́bá tásìkò kan àtòkò náà ní o gbogbo ayé ní méjì kìkìkìkì tí ó sì farabalẹ̀ kankan ogun pọ̀ wàhálà pọ̀ tani ọ̀wọ̀ aráyé ti ilẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ àmàrùn ẹgbẹ́ alkùránì ájò بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات Ọlọ́run gbọ́ tó ti lè rọ́jú ṣe bí àwọn ẹni ọlọ́run ta kàbí ṣẹ́fà Adam tó jẹ́ àfáà gbogbo wa, àwọn àfáà tí wọ́n táwọn náà gbà láàfáà mọ́ kọ́kọ́ káwọn, àwọn aṣíra Adam tẹba délé wọn ní fíṣúrú lórí pé délé náà nù pọ̀ wọ́n tẹ wá pálápálá tí wọ́n tán sì rọ́jú sí tí èrè pé wọ́n ní dáàbí jayé ẹ̀yàn ọmọ wa ẹ̀lákùn àfáà ti pọ́ntà ẹ̀sì wakún ẹ̀sì mẹ́rẹ̀ẹ̀rin ìlẹ̀lẹ̀bí ni àmàlù ẹ̀sì ìmáni ìyẹ̀bá wọ́n ní wọ́n rán ajẹ́gbé bàbá rẹ̀ ló fi bí àmọ́ inú oló tí ó tó àpọ̀ ìgbò púpọ̀. Inú oló pé ó núrù sáà tẹ́ jẹ́kọ́ inú ìsáà kìí ṣe tí wa, wọ́n ẹnu ẹ̀jẹ̀ wọn ló ti rí, àbíkójú pẹ́ nǹkan pàdé ń ta náà ọjọ́ ń tẹ̀lé ra wọ́n ti. Àkọ́ wọn ní nǹkan bú, àfáwọn jẹ́ ọjọ́ mọ̀ kọ́ yóò náwó fún olómi ẹni gbódò orú bí ẹ̀tẹ̀ tí sọ́kò yé wa wọ́n ẹ̀sẹ̀ gbọ́ ní ọlọ́rọ̀ náà jẹ́ márkàtì rí ní wọ́n ṣe bó ti wù ẹ̀rẹ́ mẹ́sẹ̀rú ẹ̀ torí owó yìí náà

Ọkàn àwọn ìjọba, ọkàn gbogbo akọ̀sẹ́ni tó yóò yẹn ní bá fẹ́ gbádùn ayé ẹ̀kọ́ láti mẹ́rẹ̀ ẹ̀rin. Wátàrà sọ́rọ̀ bí ìṣọ́ Ọ̀táwọn kan wọ́n dọ̀mí jẹ́ oní wọ́n láwọn fẹ́ mọ̀ ń pọ̀ ọlọ́run. Wọ́n ni a ẹ́ẹ̀dẹ̀gbẹ̀rẹ̀ báyé láì sí kú, ẹ́ẹ̀sẹ̀ ojú ẹ́ẹ̀sẹ̀ ọkàn láti lè jẹ́ ni ọlọ́run ẹ̀rọ ojú dáadáa ayá. Wà fẹ́ mọ́ bá rẹ̀ ọ́nà ẹ̀ṣẹ́ àti ìbìlẹ̀ ní látọ̀dọ̀ Bukhari inú ìṣáàjò àfáà tẹ́gbẹ̀ ní dẹ́yìnlá mi. Ó tẹ́lẹ̀ ọlọ́run nẹ́bí pé mọ́nà ámì ìrẹ́dúrí dọ́ọ̀lì ẹni bá ti tẹ́ ń torí ìyọnú èmi ọlọ́run ẹ̀dá lè kéwúlẹ̀ ní o ẹ̀dá wà sí ẹ̀dá wáyé pé torí ọlọ́run lè fi ṣe àrìdánà hún fẹ́ra sátà lè sọ́rọ̀ Ilé kéwú ládálẹ̀ ni o, mọ́sánásí ládálẹ̀ ni o, kódàbọ̀ ọdá ọjà rẹ̀ mẹ́kọ́dàbọ̀ ọdá bísínẹ̀ sílẹ̀ èyí tí ò ní bá ìmọ̀kan lògbà gbogbo ẹni máa ń dúpẹ́ fọ́nà olórin nǹkan kékeré ẹ̀rọ bàbá wájẹ́ ìjọkó sẹ́gbọ́ àti ìrìnà àwọn ẹmọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹmọ́ máa bọ́lọ̀ ọjà wípé kò tó kò tó kò sí fẹ́lú mẹ́tọ́ ìtọ́sẹ̀ fún wọn wà bí kí láàrín ọ̀rọ̀ ọmọ alẹ́kọ̀ọ́ ní ti ẹ̀rùn ìmẹ́lọ́wọ́ bòlúwa rẹ̀ ní ìmọ̀ ẹ̀rẹ́ tí ọlọ́run ìdúpẹ́ àkọ́kọ́ ẹ̀kẹ́jì ni máa dápọ̀ ọlọ́run ó dájú ká máa dápọ̀ nǹkan mí lọ ìmọ́ wá dápọ̀ ọlọ́run yóò jẹ́ káwọn èèyàn ń tẹ́wọ̀ náà mà òun ni bàbá ìyàwúre ìrújú òní jẹ́lẹ́lẹ́ wà máa hápẹ́ta ńlá yọ àgbírọ̀ ni ìfẹ́ ọlọ́run ó ti gbogbo fẹ́ ìrúkù lọ òun náà ẹ̀rọ òsúlù tàṣọ́wò àti sálábí àti súnfí mẹ́tẹ̀ta wọn ní táàbùrẹ́sì lé lórí rànà tàbí ẹgbẹ́ mẹ́rẹ̀ tẹ́bí mẹ́tẹ̀ta mú ọlọ́run àjogún nǹkan fún kí ló jogún fàílá alábàálẹ̀ alábàbòtò wà fẹ́wàá ìlàkọlùbàwó ìlàkọlẹ̀ ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ mi ọlọ́run ó sílẹ̀kùn ọkàn rẹ̀ yóò mọ̀ rí gbangba wájú ọlọ́run láìsìkú ọkàn rẹ̀ ó ti pẹ́ ní ọba ma wò ah, kí ni rí àwọn yòókù ní rí wàlá akọpa arẹ́gẹ́ àpẹẹbọ̀ hánkì ní sí ìwà tó máa dámọ̀ owó ìlú pamọ́ fún lẹ́yẹ tẹ́ ò fẹ́ni kọ́ bá ti ka nǹkan tó ń kú ní ọmọ jọ rọ́pẹ́ tó rí rẹ̀ ọlọ́ọ̀mà tí gàgbà ìdá fún lọ́kàn jẹ́ òun ní ọba sọ̀rọ̀ nígbà tí gbogbo kálùkú bá sùn lọ pọ́lọ́ náà nífẹ́ ìrìn ọlọ́run tó ń dúpẹ́ fún mi rántí ìrìn ọlọ́run wà lọ́rin náà rí ọdún àtọ̀sán yóò máa tẹ́

pé àwọn ọ̀dákẹ́ mẹ́bí gan àwọn èèyàn mọ̀ su tí ò ti pé wọ́n jà torí ma bá sọ ìmọ̀ bá ti fàájì tí ò ní ní pélé pẹ̀lú àwọn ìdámọ́. wà má yára lágbá fún ọmọ àwọn kò ní tòkó tí àwọn èèyàn tó bẹ̀ máa wọ́n bí mo lágbájá lọ àwọn tí wà ní àdúrà fa ọmọ aráyè tẹ́ nìkan ọmọ kàlá lóhun nìkan وأعرفه سر الذي سترته عن هل كلمته عن هل كلمته ما رأتي أسيري عليها لا يوزن لا يبابا فوبا يوم رأتي عليه Tọ́mọ̀ àdára sí lálùgbọ́ máa pé kó láti jẹ́ kí ní kí ló gbọ́kà lè kí ní fi ń Wà orí bí só alhàráà níwàá ta ti jẹ́ ìrìnlọ́, حتى يتميز منه الحلق كلهم الحلق كلهم lọ́wọ́ ولا أكثر عليه شيء من الجهل والنار láì wẹjú láì lo ọmọ gbogbo kan ní ọmọ wọn ó sì máa rọrùn fún àtàwọn àtàrà ní ẹ̀sẹ̀ ń gbọ́ wọn arúsòwò máa yẹ mọ̀rọ̀ aláàrínà ìfẹ́ ìyá látúnṣẹ́ Gbogbo òṣèlè tí ó ṣẹlẹ̀ láyé ó ti máa sọ́kàlẹ̀ pé ọba bẹ̀rẹ̀ ọdún mẹ́wàá kàwàá ìrọ́ṣẹlẹ̀ àwọn ẹni ọlọ́pọ̀lọ̀ ti fi fún wọn wà máa ó ha fi bó ìrìnà àdìyà wà ìfòkọ̀rá nígbọ́nà ó sì fún lówó tí ó sì mú tálẹ́kà tó bá ti dọ̀rí ọlọ́run tí ìṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta kọ́nà bó kéwú sọ́mà dúpẹ́ wọ́n wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọ̀tí àmọ́ òun sí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run nípa ìlú ẹ̀kùn ní tèmi náà rẹ̀ wà ó na gbogbo mú pé kọbú ìní ìní ọlọ́run ó dúró sí inú sàárì rẹ̀ wà á ń bíra lé ní mú kára wà ní kí ra ta yẹta aláwọ̀ wà láyàrá dàmọ́ ìmọ̀ tí wọ́n ti máa tẹ̀lú kọ́bù ìnà tí ó bá tọ́dọ̀ ẹ̀wà ní ìdàmú rẹ̀ títí dọjọ́ ìkì àmà yóò máa gbádùn ẹjá ni ní problem àwọn àzàmánù والعصر إن الإنسان لفي خسر أنا لك وادع ملك أنا لك وادع ملك لا إله إلا الله أتفضل عليكم nítorí wọn ò tó pẹ̀lú ogun ọlọ́run ọ̀rọ̀ tábà ọmọ sọ láti bá ọsọ ẹjùkú àárín ti màjálà kó dé ìwé tí wọ́n jáde ní ọjà àwọn àpàdé ìyẹn